God bless you in the mighty name of the Lord Jesus Christ. This is your friend in the School of Prayer and Deliverance, Daniel Lukoya. You are most warmly welcome to this broadcast. God bless you in Jesus' name. The Bible says in Luke chapter 18, verse 1 Men ought always to pray and not faint. Men ought always to pray and not faint. The Bible also enjoins us that we should pray for our countries, should pray for our governments, should pray for leadership. And we're going to do that in this program. God bless in Jesus' name. The current situation that the whole world is facing calls for strategic prayers and prophetic actions. The Lord has said that this year will be a year of restlessness and confusion. The Lord also said that it will be a messy year. This was in December during the crossover meeting. We need to urgently get down on our knees and repent before the Lord and cry unto the Lord as a nation. The arson, burning, and looting is a wrong reaction to a deeply rooted problem, as it solves no problems, but will increase the suffering of the masses. I enjoin those getting involved in this kind of thing to repent and stop because it has terrible repercussions generationally, physically, and spiritually. The urgent need now is that true believers, particularly in Nigeria, should stop responding to this tragedy like the world. Believers should stop pointing accusing fingers. Believers should stop cursing government, law enforcement agents, and individuals. We are men of another world. The Bible calls us peculiar people. We have a different mindset from the mindset of the people of the world. Beloved, the command is loud and clear. The command from heaven is that we should urgently engage in fervent prayers and intercession to ask for mercy to repent, and to ask for divine intervention. And I'm sure the Lord will hear us. This is not the time for arguments, debates, or just fighting each other unnecessarily. Right now, there is only one thing that we need to do urgently. We as believers must fall down on our knees and pray. And therefore, and joining all believers to spend the next two weeks praying and fasting for our nation. Everyone, regardless of your religion, you can also join by lifting up your voice to the King of Kings and to the Lord of Lords. You can break your fast as 2 p.m. if you want to join this program. God bless you in the name of Jesus. The prayers we're going to pray in this program will be displayed on the screen now. We're going to pray them right now. After the prayer meeting, those who still want to partake in the program will get the prayers, we'll make it available to them. God bless you in Jesus' name. Amen. The name, the name of Jesus. Hallelujah is greater and higher than the names. Hallelujah! It is not an ordinary day. He's a name so full of power and praise. The name, the name, the name. Hallelujah. It is not an ordinary day. that I'm going to say after me with a loud voice. Pẹ̀lú ohun kè, ẹ̀wí báyìí tẹ̀lé mi. Say, my father. Bàbá mi. I thank you for bringing me here tonight. Mo dúpẹ́ pé ẹ mú mi wá sí yìí látẹ̀lé mi. I know that you love me. Mo mọ̀ pé ẹ fẹ́ràn mi. That is why you brought me here. Ìdí nìyẹn tẹ́ fi mú mi wá síbí. Father, I come before you tonight. Bàbá mo tọ̀ yín wá láṣálẹ̀ yìí. At every blessing that you have brought here. Gbogbo ìbùkún tẹ́ ẹ ti kó wá sí yìí. Shall be magnetized to my head. Yóò bà sórí mi. In the name of Jesus. Ní orúkọ Jésù. Oh heaven arise. Ẹ̀yin ọ̀run ẹ dìde. in the thunder of your power. And make me possess my possession. In the name of Jesus. Èrúkọ Jésù. A seven fold man. Àmì Stretch your right hand towards me at the altar. Makapota pepeli katanda. Rimosta pende kaya boshem terabasa. Father, these hands that are stretched here. Bàbá àwọn ọwọ́ tí wọ́n nà wọ̀nyí. Let it become a glory recovery hand. Ẹ kí wọ́n di ọwọ́ tí ń gba ògbó padà. In the name of Jesus. Orúkọ Jésù. Let it become the hand of breakthrough. Wọ́n di ọwọ́ àlàjá. Let it become the hand of fire. Wọ́n di ọwọ́ iná. In the name of Jesus. Orúkọ Jésù. Just lay your hand on that your head. Gbé ọwọ́ yẹn lé orí rẹ. Which is a symbol of your destiny. Kì í ṣe àpẹẹrẹ àyànmọ́ rẹ. All eyes closed. Kò sì di ojú rẹ báyìí. All eyes closed. Kí gbogbo wa pátápátá ká ojú wa. This is a period of spiritual surgery. Àkókò iṣẹ́ abẹ tẹ̀mí ni eléyìí. The great physicians has released an array of angels there. Oníṣègùn ńlá ti tú ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì sílẹ̀ níhìn. To remove. Láti yọ kúrò. To replace. Láti rọ́pò. To rebrand. Láti túnṣe. To cut off. Láti ké kúrò. To plant. Láti gbìn. Something is happening already. Nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Let that be silent. Kí ìdákẹ́ rọ́rọ́ wa o. As many people as are here. Iye ẹni tí ń bẹ níhìn. And the enemy is toying with your glory. Tí ọ̀tá sì ń fi ògo rẹ ṣeré. Right there where you are. Níbi tó wà ní. I decree by the decree of heaven. Mo pa àṣẹ nípa àṣẹ ti ọ̀run. That your glory is unstoppable. Pé ògo rẹ kò ṣeé ká dúró. In the name of Jesus. Orúkọ Jésù. Strange powers. Àwọn agbára àjèjì planning to stop your light from shining. Tí wọ́n ń fẹ́ dènà ìmọ́lẹ̀ rẹ kó má bàa tàn. At the count of seven. Nígbà tí wọ́n fi ka òǹkà dé Those strange powers are beginning to jump out. Àwọn agbára àjèjì ọ̀hún ló bẹ̀rẹ̀ sí bẹ́ jáde. Yes, enough is enough. Ó tó bẹ̀. Strange powers. Agbára àjèjì. Causing demotion. Tí ń fa ìrẹ̀sílẹ̀. Causing stagnation. Tí ń fa wíwà lójú kan. causing depression. Tí At the count of seven. They will separate from you. Wọ́n pín yà And go back to their sender. Wọ́n sì padà One. Ení. Two. Èjì. Four. Ẹni. Five. Àrùn. Six. Ẹ̀fà. Seven. Just must be released. O gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ o. Bẹ́ẹ̀ni. Powers. Àwọn agbára. That is against your singing your song and dancing your dance. Tí wọ́n lòdì sí kíkọ orin rẹ àti jíjó ijó rẹ. They shall expire tonight. Wọ́n ṣàlàyé ẹ̀ṣẹ̀ Yes. Bẹ́ẹ̀ni, shall expire. It shall expire. It shall expire. It shall expire. It shall expire. It shall expire. It shall expire. It shall expire. Thank you, Jesus. Amen. Father. Baba, Open our understanding tonight. Ẹ̀sùn wa níyè láti alẹ́ yìí. Help us. Ẹ ràn wá to possess our possession. láti gba ohun èlò wa. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wa ọ̀run. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù Kristi la gbàdúrà. Have your seat, Reverend God bless you. Ẹ ká jókòó ara, Ọlọ́run yóò bùkún fún wa. Say this after me loud and clear. Ẹ wí báyìí tẹ̀lé mi lóhùn òkè. I recover my glory. Mo gba ògo mi padà. by the power in the blood of Jesus. Now you said that three times? Amen. Amen. That's our short message. Àkórí ìwàásù kúkúrú yìí nìyẹn. And that will lead us into the next round of our prayers. Eléyìí ni ó sì mú wa wọ inú ìpele àdúrà tó kàn. The word glory. Ọlọ́ọ̀nì ogo. is a very very interesting word. Ó jẹ́ ọ̀rọ̀ tó lárinrin púpọ̀. Because. Nítorí pé. It encompasses so many things. Ó kó nǹkan púpọ̀ sábẹ́ glory ògo means honor. ó túmọ̀ sí ọlá it means an impressive thing ó túmọ̀ sí ohun kan tí ń wúni lórí it means high esteem ó túmọ̀ sí ọlá ńlá it means extreme joy ó túmọ̀ sí ayọ̀ púpọ̀ it means great beauty ó túmọ̀ sí ẹwà ńlá it means honor won by notable achievements. ó túmọ̀ sí ọlá tí ènìyàn ní nípa àwọn àṣeyọrí tó pọ̀. it means great splendour. ó túmọ̀ sí ọlá ńlá ńlá. it means to be majestic. ó túmọ̀ sí láti tóbi púpọ̀ nínú ọlá. it means brilliant. ó túmọ̀ sí pé ènìyàn dángájíá. it means something that stands out. ó túmọ̀ sí ohun tó tayọ. It means magnificent. Ó túmọ̀ sí ohun tó tayọ púpọ̀. A state a condition of exaltation. Ipò tàbí àyè ìgbéga. It means something that secures you praises. Ó túmọ̀ sí ohun kan tó ń mú kí iyìn kó tọ ènìyàn wá. It means great praise. Ó túmọ̀ sí iyìn ńlá. That is the meaning of glory when defined by men. Ìtumọ̀ Ògo nìyẹn nígbà tá a bá túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ti èèyàn. But when you go into the Bible. Ṣùgbọ́n bá a bá wọ inú Bíbélì lọ. It is a deeper word. Ọ̀rọ̀ tó tún jinlẹ̀ ju báyẹn lọ ni. Unfortunately. Ṣùgbọ́n ó ṣe ní láàánú. The words of the scripture has come to pass again. Pé ọ̀rọ̀ ìwé mímọ́ tún ti ṣẹ. That my people perish. Pé àwọn ènìyàn mi ń ṣègbé. For lack of knowledge. Nítorí wọn kò ní ìmọ̀. The word of scripture has come to pass again. Ọ̀rọ̀ ìwé mímọ́ tún ṣẹ lẹ́ẹ̀kan sí. That the children of darkness. Pé àwọn ọmọ òkú òkùnkùn. They are wiser. Wọ́n pọ́n ní ọ̀nà wọn. Than the children of light. Ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Most times. Lọ́pọ̀ ìgbà. The children of darkness know what they are doing. Àwọn ọmọ òkùnkùn wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. It is we sometimes we don't know what we are doing. Àwa ló jẹ́ pé lẹ́ẹ̀kọ̀kan a kì í mọ ohun tá à ń ṣe. I pray that the Lord will damage our ignorance. Mo gbàdúrà pé Olúwa yóò bà ìmọ̀ kan wa jẹ́ the word glory in the Bible has a deeper meaning. Nínú Bíbélì ọ̀rọ̀ tá a pè ní ògo, ó ní ìtumọ̀ tó jinlẹ̀ púpọ̀. The root word in Hebrew is called kabod. Ọ̀rọ̀ tí a ń pè ní ògo nínú Hébérù a pè ní kabod. In the Bible. Nínú Bíbélì. It means abundance. Ó túmọ̀ sí pé ẹ̀kúnrẹ́rẹ́. Wealth. Ọ̀rọ̀. Treasure. Ìṣúra. Ọ̀rọ̀. Ọlà. Brightness. Titan, dignity, ọlá. Let's read a few scriptures. àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run díẹ̀. in psalm eighty four verse eleven. orin dávidi kẹrìnléní ọgọ́rin ẹsẹ̀ ìkọkànlá. psalm eighty four eleven. orin dávidi orí kẹrìnléní ọgọ́rin ẹsẹ̀ ìkọkànlá. psalm eighty four eleven says. orin dávidi kẹrìnléní ọgọ́rin ẹsẹ̀ ìkọkànlá wípé. for the lord God is a sun and a shield. nítorí olúwa ọlọ́run ní oòrùn àti àṣà. the lord will give grace and glory. Olúwa yóò fún ni ní oore ọ̀fẹ́ àti ògo. I see somebody here tonight. Mo rí ẹnìkan níbí láṣálẹ̀ yìí. The Lord. Olúwa. will give you grace and glory. Yóò fún ọ ní oore ọ̀fẹ́ àti ògo. No good thing will he withhold. Kò sí ohun rere tí yóò fà sẹ́yìn. From them that walk up rightly. lọ́wọ́ àwọn tó ń rìn dédé. no good thing will be told. kò sí ewu rere tí yóò fà sẹ́yìn. from them that walk uprightly. lọ́wọ́ àwọn tí ń rìn dédé. the law will give grace and glory. olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo. so meaning God has the capacity. ó túmọ̀ sí pé ọlọ́run ní agbára. to give you glory. láti fún ọ ní ògo. In First Peter chapter one verse twenty-four. Ẹ̀písẹ́lì kínní Pétérù orí kínní ẹsẹ̀ ìkẹrìnlélógún. First Peter. Ẹ̀písẹ́lì kínní ti Pétérù. Chapter one. Orí kínní. Verse twenty-four. Ẹsẹ̀ ìkẹrìnléní We're getting deeper into this now. A ti ń walẹ̀ jì nínú ọ̀rọ̀ yìí báyìí So that you know how to pray here tonight. Ìjọba lè mọ bẹ́ẹ̀ gbàdúrà bí láṣálẹ̀ yìí. First Peter one twenty-four. Ẹ̀físẹ́lì kìíní Pétérù orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélẹ́ni ogún. So for all flesh is as grass. Nítorí pé gbogbo ẹran ara dàbí koríko. And all the glory of man as the flower of grass. Àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko. The grass withereth. Koríko a máa gbẹ and the flower therefore thereof falleth away. ìtànà rẹ̀ a sì rẹ̀ sílẹ̀. meaning that glory can pass away. èyí túmọ̀ sí pé ògo ó lè kọjá lọ. may your glory not pass away. ògo rẹ ò ní kọjá lọ. The Bible tells us in Oscar 4:11. Nínú ìwé Oscar orí kejì ẹsẹ̀ ìkọkànlá, Bíbélì tún sọ fún wa. Glory can be changed to shame. Pé a lè sọ ògo, a lè padà di ìtìjú. May your glory not be turned to shame. Kí ògo rẹ̀ má ṣe padà di ìtìjú. Now in 1 Corinthians chapter 15. Kọ́rìntì kìíní orí karùndínlógún. verse thirty nine. ẹsẹ̀ ìkọkàndínlógójì. first corinthians 15. kọ́rìntì kìíní orí karùndínlógún. verse thirty nine ẹsẹ̀ ìkọkàndínlógójì. it tells us there are different kinds of glory. ó tún sọ fún wa pé onírúurú ògo ló wà. different kinds of glory. onírúurú ògo ló wà. first corinthians fifteen thirty nine. kọ́rìntì kìíní orí karùndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógójì. All flesh is not the same flesh. Gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà. But there is one kind of flesh of men ṣùgbọ́n ọ̀tọ̀ ni ẹran ara ti ènìyàn. another flesh of beast. ọ̀tọ̀ ni ẹran ara ti ẹranko. another of fishes. ọ̀tọ̀ ni ti ẹja. and another of birds. ọ̀tọ̀ sì ni ti ẹyẹ. there are also celestial bodies. ara ti ara ti òkè ọ̀run ń bẹ. and bodies terrestrial. ara ti ayé pẹ̀lú sì ń bẹ. but the glory of the celestial is one. ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀. and the glory of the terrestrial is another. àti ògo ti ayé ọ̀tọ̀. There is one glory of the sun. Ọ̀tọ̀ ni ògo ti oòrùn. And another glory of the moon. Ọ̀tọ̀ ni ògo ti òṣùpá. And another glory of the stars. Ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀. For one star different from another star in glory. Ìràwọ̀ ṣáà yàtọ̀ sí ìràwọ̀ ní ògo. So there are different different categories of glory. Nítorí náà onírúurú ìpele ògo ló wà. we can keep reading scriptures like this almost fifty of them. a lè tẹ̀síwájú ká máa ka ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run abẹ́ kà tó àádọ́ta wọn. to tell you how how deeply the bible takes the issue. láti sọ fún yín bí bíbélì ṣe fi ọwọ́ tó jinlẹ̀ mú ọ̀rọ̀ ògo tó. the bottom line is this beloved. ṣùgbọ́n àkókò dùn gbogbo rẹ̀ ni wípé. everyone. gbogbo ènìyàn. has deposited glory from heaven. ló ní ògo tá a gbè sínú rẹ̀ láti ọ̀run wá. everyone gbogbo ènìyàn. there is something heaven has started in you to make you shine. ohun kan bẹ tí ọ̀run ti gbìn sínú rẹ láti lè mú kó o tàn. that's your glory. ogo rẹ yẹn. is your shining force. ni títàn jáde rẹ. That's your glory. Ogo rẹ yẹn. is your internal Moses that will deliver you in time of trouble. Òun ni Mósè inú rẹ tí yóò gbà ọ lọ́jọ́ ìyọnu. That's your glory. Ogo rẹ yẹn. is your destiny promotion. Òun ni ìgbéga àyànmọ́ rẹ. That's your glory. Ògo rẹ. It's your quota your quota of divine excellence. Òun ni ìpín tí Ọlọ́run fún ọ nínú títa ayọ̀ àtọ̀run wá. That's your glory. Ògo rẹ. Is the totality of your unique capacity. Ní àkójọpọ̀ ipá rẹ tó tayọ. That's your glory. Ògo rẹ. Is what you can do. Ní ohun tó lè ṣe and that you must that which you must do. ohun tó o gbọ́dọ̀ ṣe. but you have not yet done it. ṣùgbọ́n tó o tí ì ṣe. That's your glory. Ogo rẹ yẹn. Is the star of your destiny. Òun ni ìràwọ̀ àyànmọ́ rẹ. That's your glory. Ogo rẹ. Is your favour magnet. Òun ni òǹfà ojú rere tirẹ. That's your glory. Ogo rẹ. Is your function for greatness. Òun ni àṣẹ tàbí agbára fún títóbi. That's your glory. Ògo rẹ̀ is your goodness glue, the glue that glues you to glory. Òun ni òjé ohun tó ń lẹ̀ ọ́pọ̀ mọ́ ògo. So one of the greatest prayer you can ever pray for your life. Nítorí náà lára àwọn àdúrà tó lágbára jùlọ tó lè gbà fún ayé rẹ. My glory. Ni wípé ògo mi. Arise. Dídé. And shine. Kó o sì tàn. In the name of Jesus. Ní orúkọ Jésù. Can you say that loud and clear? Ẹ ń bẹ̀ kí n gbọ́. Say it again. We bear lẹ́ẹ̀kan for i. The Bible also makes us understand. Bíbélì tilẹ̀ tún jẹ́ kó yé wa. That apart from God giving glory. Pé yàtọ̀ sí pé Ọlọ́run ń fúnni ní ògo. Glory can be inherited. A lè jogún ògo. Glory can be acquired. Ènìyàn lè gba ògo. Glory is an inborn thing. Ògo jẹ́ ohun abínibí. Glory can be an inborn thing ògo ó lè jẹ́ nǹkan abínibí. but at the same time. bákan náà ẹ̀wẹ̀. that glory. ògo yẹn. can be stolen. wọ́n lè jí. that glory. ògo yẹn. can be transferred. wọ́n lè gbé e fẹ́ lómi. that glory. ògo yẹn. can be lost. ó lè sọnù. that glory. ògo yẹn. can fade away. ó lè kọjá lọ. that glory. ògo yẹn can sink ó lè rì that glory ògo yẹn can be buried wọ́n lè gbé e that glory ògo yẹn can be killed and destroyed wọ́n lè pa wọ́n sì lè parun that glory ògo yẹn can be turned to shame wọ́n lè sọ di ìtìjú. May any power. Kí agbára kágbára. Attacking the glory of anyone here. Ó gbógun ti ògùn ẹnikẹ́ni ní. Be buried alive today in the name of God lẹ́yìn lẹ́yìn orúkọ jésù. lẹ́tọ̀ ẹ máa ru alatọ́ndà. ru alatọ́ndà. lẹ́tọ̀ ẹ máa ru now listen to me god runs a school. ọlọ́run ń ṣe ilé ìwé kan in the middle of the night. ní ọgànjọ́ òru. This school iléèwé náà is called the school of dreams. À ń pè ní iléèwé àlá. The bible says. Ìbéèrè wípé. In a dream ní inú àlá. in a vision of the night. nínú ìran òru. God comes to man. ọlọ́run á ènìyàn wá. opens their understanding. àṣìní and shows them secrets. a sì fi àṣírí hàn wọ́n. so that man may recover himself from destruction. kéènì ó bá lè pa ẹsẹ̀ ara rẹ̀ kúrò nínú ìparun. God runs a school in the middle of the night. lọ́sàn ọjọ́ òru ọlọ́run ń ṣe ilé ìwé kan. the school of dreams. ilé ẹ̀kọ́ àlá. in this school of dreams. ní ilé ẹ̀kọ́ àlá the spiritual monitor of your life is exposed. Atọpinpin ayé rẹ̀ a máa ń fi hàn. Your dream Allah rẹ. is the spiritual monitor of your life. Ní ohun atọ́pinpin ayé rẹ nípa tẹ̀mí. That's why it's a tragedy when you say you don't drink. Immediately the enemy has removed your spiritual monitor. Tóbi jẹ́ pé ohun tó burú ni nígbà tí èèyàn bá lóhùn kì í lálàá, ó túmọ̀ sí pé ọ̀tá ti yọ atọ́pinpin ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ nípa tẹ̀mí kúrò. Yeah, well, I'm speaking to you over there. Mo èmi rè mí tí mo bá yín sọ̀rọ̀ báyìí. This speaker here is called a monitor. Ẹ̀rọ tí ó ń gbóhùn sáfẹ́fẹ́ yìí wọ́n ń pè ní atọpinpin. It enables me to hear what I'm telling you. A máa fún mi ní àǹfààní láti lè gbọ́ ohun tí mò ń sọ fún mi. When your spiritual monitor is removed. Nígbà tí wọ́n bá ti yọ atọpinpin tẹ̀mí èyí You don't see anything again. Onítọ̀hún ò ní rí nǹkan kan mọ́. Then the enemy does huge and massive destruction. Ọ̀tá yóò wá ṣe iṣẹ́ ìparun tó pọ̀ tó sì tóbi. It means. Ó túmọ̀ sí pé. The enemy did not even allow you to participate in the school that God runs in the middle of pẹ̀lú òwe ni. because the school. nítorí ilé ẹ̀kọ́ ni. if your spiritual understanding is sharp. bí òye rẹ nípa tẹ̀mí bó bá múná dóko. you be able to say lord. ó lè wípé olúwa. what does this mean. kí ni ìtumọ̀ èyí. lord. olúwa. tell me the meaning of this. ẹ̀tọ́ ìtumọ̀ ilé ìfún. lord. olúwa. tell me the meaning of that. ẹ̀tọ́ ìtumọ̀ tọ̀hún fún mi. so there are some dreams that if you are having them. àwọn àlá kan wà bó o bá ń lá irú rẹ̀. They are dreams of glory destruction àwọn àlá ìparun ògo ni. if you had ever had them or you are still having them. bó o bá ti lárú rẹ̀ rí àbòyè lárú àlá lọ́rùn you need to pray like a mad prophet here tonight. lálẹ́ yìí o nílò láti gbàdúrà bí wòlíì tó ń sinwé o. when you see that in the dream you go bald. nígbà tó o bá rí i pé lójú àlá o dá parí your glory has been shaven off. What a foul ògo rẹ kúrò nìyẹn. When you sit that in the dream you are losing your ear. Nígbà tó bá rí pé lójú àlá o di ẹni tí ò ní irun mọ́. It means your glory is being erased. Ó túmọ̀ sí pé wọ́n ń pa ògo rẹ rẹ nìyẹn. Because that your ear, represents your glory in the spirit realm. Nítorí pé nínú ẹ̀mí irun rẹ ó dúró fún ògo rẹ. And your head is the symbol of your destiny. Orí rẹ sì ní àpẹẹrẹ tàbí àmì àyànmọ́ rẹ. Just as the hair on your head represents your glory, your shoes on your feet. It represents your marriage. Gẹ́gẹ́ bí irun orí rẹ ní orí rẹ tó dúró fún ògo rẹ bẹ́ẹ̀ ni bàtà ní ẹsẹ̀ rẹ àti ẹsẹ̀ rẹ ó dúró fún ìgbéyàwó rẹ. having dream that you are losing your shoes one shoe is missing you can't find them you need to pray about marriage whether the, the enemy wants to really attack you in that area. bó o bá ń lálà pé o rí bàtà rẹ ẹsẹ̀ kan sọnù àbó o rí bàtà rárá o nílò láti gbàdúrà púpọ̀ púpọ̀ nípa ìgbéyàwó rẹ nítorí ó ṣe ṣe pé ọ̀tá fẹ́ gbógun tì ọ́ ní agbègbè rẹ. before that you are losing your shoes you fell into the river you can't find it. o bá rí ah, pé you need to pray. bàtà rẹ bọ́ sínú odò odò àbí bàtà rẹ sọnù o nílò láti gbàdúrà gidigidi o. when you dream. nígbà tó bá lálàá. you are back in your village. tó sì ń bára rẹ kó padà sí abúlé. back your primary school. ó padà sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. back your secondary school. ó padà sí ilé ẹ̀kọ́ girama. back to where you were an apprentice. ó padà sí àkókò tó ń kọ́ṣẹ́ ọwọ́. back to that demonic church where you were a small boy. ó padà sí ìjọ ẹlẹ́nu èṣù tó wà nígbà tó jẹ́ ọmọ kékeré. back back in the particular place. òun ríra rẹ pé òun padà sí àwọn ibì kan. those those are dreams of grace to grasp irú àwọn àlá bẹ́ẹ̀ àlá tí ń sọ ní dẹ̀dùn arinlẹ̀ ni. if you don't deal with them. bó o bá gbógun tì wọ́n. it will deal with you. yóò gbógun tì ọ́. you find yourself in a dream. oríra rẹ lójú àlá. You are in the front of, of people. Ó wà níwájú àwọn ènìyàn. And they say you should talk to them. Wọ́n sì ní kó o bá wọn sọ̀rọ̀. All of a sudden. Lójijì. You open your mouth, no voice is coming out. O bá lanu nǹkan kan ti bọ́ ta lọ́kùn rẹ̀. anti-glory dreams. àlá tó lòdì sógo. you find yourself locked up. oríra rẹ pé wọ́n ti ọmọ. you try to escape you cannot escape. o gbìyànjú láti sá àsálà ń bẹ́ ò lè sá. anti-glory dreams. àwọn àlá tó lòdì sí ògo. you find yourself fighting some unknown people. o bá ara rẹ tó ń bá àwọn ẹ̀dá ìmọ̀jà. fight and fight and fight and fight. o jàjàjà títí. and you wake up fighting. o sì jí ní àtẹnu ìjà náà. sometimes people say what's what's what's the matter what's the matter what's the matter what's the matter. ọjọ́ pẹ́ gbọ́dọ̀ kí ló dé they are anti-glory dreams. àwọn àlá tó lòdì sóko. the lord is telling you from the school of the night. olúwa ń sọ fún ọ láti ilé ẹ̀kọ́ òru. that your dream is your your glory is under contest. pé wọ́n ń du ògo rẹ pẹ̀lú rẹ. somebody is contesting for that your glory. ẹnìkan ń bá ọ du ògo rẹ. this is a, a very serious night in this place. àṣálẹ̀ àṣálẹ̀ tó ro níbí ni o. if you don't now if you don't don't dream at all. bó o bá kí lálà rárá. that means that anything they do to your glory you cannot even see. ó túmọ̀ sí pé ohunkóhun tí wọ́n wá tiẹ̀ ṣe sógo rẹ̀ gan ò lè rí. you won't know so you won't know how much destruction they've done. o lè mọ̀ nítorí bẹ́ẹ̀ o lè mọ irú ìparun tí wọ́n ti ṣe sí ọ. if you start dreaming of seeing yourself just floating around the marketplace bó bá ríra rẹ lójú àlákò kan tí ń fẹsẹ̀ súnlẹ̀ kiri láàrin ọjà. you didn't buy anything. o ra nǹkan just floating around. o kàn ń fẹsẹ̀ súnlẹ̀ your glory has been sent to the university of the vagabond. wọ́n ti rán ògbó rẹ lọ ilé ẹ̀kọ́ fásitì àwọn alárìnkiri nìyẹn. those who just roll the rolling stone they gather nothing. àwọn ìtọ̀tá òfin tọ̀sójú kan tí kì í kó nǹkan jọ. if you begin to dream now. kò bá bẹ̀rẹ̀ sí lálàá that you are going to a place pé òun lọ síbi kankan. you know you had a journey in mind. o mọ̀ pé ó wà lọ́kàn rẹ láti rin ìrìn àjò kan. you had a destination at the back of your mind. o ní ibì kan pàtó tó gbà lérò kó o fẹ́ lọ. but you never got there before you wake up. ṣùgbọ́n o débẹ̀ kó o tó jí. every night you don get there. gbogbo alẹ́ o débẹ̀. the school of the night is telling you a story. ilé ẹ̀kọ́ òru ń sọ ó ń pa lọ́kàn fún ọ ni. it's telling you something is wrong. ó sọ fún ọ pé nǹkan kan ń ṣọwọ́ di. if bó bá jẹ. in your dream life. pẹ̀lú ojú àlá rẹ. you do not possess a capacity. o ò ní agbára. to withstand opposition. láti dúró de àwọn alátakò. I said excuse me who are you. kó sì sọ fún wọn pé ta lẹ̀ yín o. why are you attacking me. èyí ṣe tẹ́ ń gbógun tì mí. okay. kò burú. because you have made the mistake. nítorí ẹ ti ṣe àṣemáṣe. of coming to attack me. àti wá gbógun tì mí. receive the slap of the angel. Ẹgba ìgbà tí áńgẹ́lì. You have never done that before. O tí ì ṣerú rẹ̀ rí. You have no consciousness to do that. O ní òye láti ṣerú rẹ̀. What they do they just do it. Ohun tí wọ́n bá kàn ṣe wọ́n á ṣe wọ́n mú jẹ. Your glory is under contest. Wọ́n ń bá ọ du ògo rẹ rí. If in your dream life. Bó bá jẹ́ pé lójú àlá rẹ. They bring masquerade. Wọ́n gbégun wá. They bring strong men. wọ́n gbọ́ ọkùnrin alágbára wa. they bring dark creatures. wọ́n gbé àwọn kúrẹ́kùrẹ́ wa. they bring serpents. wọ́n gbé ejò wa. they bring all kinds of things. wọ́n gbé oríṣiríṣi nǹkan wa. they bring mami water spirit. wọ́n gbé ẹ̀mí iyebọjà wa. and you have no capacity. o sì ní agbára. to say hear the word of the lord. láti pé ẹgbọ́ ọ̀rọ̀ olúwa. then the anti-glory spirits have already captured you. Àwọn ẹ̀mí tó lòdì sí ògo wọ́n ti rí ọmú o. You have no capacity. O ní agbára. To begin to speak in tongues when you see them. Láti fèrè pọ̀ nígbà tó bá rí wọn. And let me tell you one secret. Ẹ jẹ́ n sọ òtítọ́ kan fún yín. No matter the strength of the demon. Kò sí bí ẹ̀mí èṣù ọ̀hún ti lè lágbára tó. Even if they are cooking that witch in concussion. Bó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe àjẹ́ ọ̀hún nínú àgbo. And you begin to speak in tongues against them in the dream. Tó ti bẹ̀rẹ̀ sí fèrè pọ̀ ọ̀pọ̀ lòdì sí wọn lójú àlá. they vanish like the money dew. wọ́n pòórá bí ìrè òwúrọ̀ ni. they don't don't wait at all. wọn kì í dúró. but how many people have that consciousness. ṣùgbọ́n ẹni mélòó tí ẹni iye rẹ̀ ń sọ. only few people. èèyàn díẹ̀ náà ni. this is a very serious matter. eléyìí ọ̀rọ̀ tó le ni. and I want you to understand this very very well. mo sì fẹ́ kó yé yín dáradára. there are some specific spirits àwọn ẹ̀mí kan wà ní pàtó. in the demonic world. ní ìjọba òkùnkùn. the agenda of this spirit. ètò àwọn ẹ̀mí náà. is to bury the glory of man. ní láti gbé ògo ènìyàn gbé. when somebody's glory has been buried. nígbà tí wọ́n bá ti gbé ògo ènìyàn gbé. the person will go from grace to glass. onítọ̀hún yóò di ẹ̀dùn arinlẹ̀ the person will begin to suffer from poverty of clear thinking. onítọ̀hún iyan ìrònú tó yè koro yóò máa jà. you can't think clearly about the consequences of your actions. onítọ̀hún kò ní lè ronú dáadáa nípa ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ tó ń bá gbé. the person will go from grace to disgrace. onítọ̀hún yóò kúrò nínú oore ọ̀fẹ́ yóò bọ̀ sínú ẹ̀sìn. when glory has been buried there will be arrows of shame. nígbà tí wọ́n bá ti gbé ògo ènìyàn gbè ọ̀pá ìtìjú yóò bá onítọ̀hún. there will be all round defeat. Ìjákulẹ̀ ní gbogbo ọ̀nà yóò dé bá. The person will be travelling from the edge to the tail. Onítọ̀hún yóò máa rìnrìn àjò láti orí bọ̀ ní ìlú. the person will be in a place of honour all of a sudden they will remove him. onítọ̀hún yóò wà ní ipò lójijì wọn gbé e kúrò. the downgrading and demoting powers will be working on the destiny of the person. àwọn agbára ajánilulẹ̀ àti agénikúrú wọn máa ṣiṣẹ́ lórí àwọn ìlú bẹ́ẹ̀. wrong positioning the enemy will always position the person wrongly. ọ̀tá yóò máa rí i dájú pé onítọ̀hún yóò máa wà ní ipò àti àyè tí kò tọ́. when the glory of a family has been buried there will be untimely death in that family. nígbà tí wọ́n bá ti gbé ògùn ẹbí kan gbè Ah, ikú àìtọ́jọ́ yóò máa ṣẹlẹ̀ nínú ẹbí náà. people who always people whose glory have been buried will be moving contrary even to their own selves. àwọn ènìyàn tá a ti pé ògo wọn gbìn wọ́n máa ṣe lòdì sí ara wọn. when the glory has left nígbà tó ló bá ti lọ àbí tó ti ń gbé gbè. becomes history when he still living. onítọ̀hún yóò di ìtàn bó tilẹ̀ jẹ́ pé ó yè ń bẹ láyé. when that glory has been taken off. nígbà tí wọ́n bá ti gba ògo kúrò. the person's past ọjọ́ àná ènìyàn. will be better than the person's future. yóò wá dára ju ọjọ́ ọ̀la rẹ̀ lọ. the person become stale and the person become expired. onítọ̀hún yóò ṣá onítọ̀hún yóò ṣàìsí. this is why we need very serious prayer tonight. ìdí nìyẹn tá a fi nílò àdúrà tó lágbára níbi ìlàṣàlẹ̀ yìí. if you want to recover any lost glory. bó o bá fẹ́ gba ògo tó ti nù padà. and you want to dig deep into the spirit of the grave. Tó o sì fẹ́ walẹ̀ yìí wọ inú ẹ̀mí. And repossess what they have changed against you. Kò gba ohun tí wọ́n fi recover your glory that has been changed. Kó gba ògo rẹ tí wọ́n ti yí padà àbí tí wọ́n ti dè mọ́lẹ̀. You need to surrender your life to Jesus. O nílò láti fàyè rẹ fún Jésù. You need to obey God completely. Ìkejì o ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu pátápátá. You now need to pray what we call recovery prayers. Lẹ́yìn rẹ̀ ló wàá gba àdúrà gbígba nǹkan ẹni padà. And when you say recover. Nígbà tá a bá sì sọ pé gbígbà padà. It's not easy to recover. Kì í ṣe nǹkan tó rọrùn láti gba nǹkan padà. If the enemy has taken something. Bọ́tà bá ti gba nǹkan. And is running away. Tó sì ń sá lọ. If you want to recover it. Bó bá gbà padà. You run after that enemy. Ó du tẹ̀lé ọ̀tá náà. And there may be a fight. Ó ṣe é ṣe kí ó dìjà. To recover what has been stolen. Kò tó lè rí ohun tó jí gbà padà. This is why today's prayer meeting is a very serious matter. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpàdé àdúrà àtàṣálẹ̀ ìpàdé tó le ni o. Rise up on your feet. Ẹ̀dìdì dúró nísinsìnyí. We need to go and pray those prayers. Àkókò tó láti lọ lọ gba ice apátápátá. but you see if you are here tonight. gbogbo bá wà bí láṣálẹ̀ yìí. you are not born again. tó o sì àtúnbí. you are not destined your life to Jesus. tó o sì di ayé rẹ fún Jésù. Raise up your right hand where you are. Ibi tó o bá wà. Nọ̀wọ́ fún mi what I'm going to say after me. O ti wí tẹ̀lé mi báyìí. Say, Father, pé I come before you in the name of Jesus. I surrender my life to you. Lord Jesus. Come into my life. Take control of my life. In Jesus name. Amen. Amen. Àmín. Listen beloved. Ẹ There are prayers and there are prayers. There are some prayer, one prayer point can cover two thousand prayer points. Àwọn àdúrà kan wà tó jẹ́ pé ẹyọ kan ṣó báyìí ó lè ṣe iṣẹ́ àdúrà ẹgbẹ̀rún méjì. The prayer of tonight is not something you joke with. Àdúrà tàṣálẹ̀ kì í ṣe ohun tó fọwọ́ yẹpẹrẹ mú. Because it's going deep. Nítorí ó ń walẹ̀ jì ni. And so don't let anybody's voice be louder than yours. Nítorí náà má jẹ́ kó ohun ẹnikẹ́ni bo ohun rẹ mọ́lẹ̀. Immediately the process of this prayer starts. Ní kété tí àdúrà yìí bá ti bẹ̀rẹ̀ all kinds of breakthroughs to begin to manifest. onírúurú àlàjá yóò bẹ̀rẹ̀ sí farahàn. some impossible situations to be recovered. àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní kò ṣeé ṣe kan yóò di jíjẹ. can you shout this loud and clear. kígbe eléyìí lóhùn rárá. powers. ẹ̀yin ẹgbẹ́. program against my glory. tí wọ́n ṣe pé rẹ̀ lòdì sí ẹ̀jẹ̀. Jesus. Jesus. not a night to negotiate. We are not here for negotiation. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Hey, look at this brother. Ẹ wọ arákùnrin. They are shaking your head. Ó kàn ń mérí. And mumbling words. Ó wá ń jẹnu wúyẹ́wúyẹ́. When you are already twenty years behind. Nígbà tó jẹ́ pé ogún ọdún ló ti fi wà lẹ́yìn ètò Ọlọ́run. This is a serious matter. Àti ọ̀rọ̀ tó ń lójú twenty years behind your normal level. Ogún ọdún ló fi wà lẹ́yìn ìpele tó yẹ kó wà. Shaking your head and mumbling. Ọkọ̀ wa mi orí lásán òun jẹnu wúyẹ́wúyẹ́. Okay. Kò burú Make sure you don't repeat that attitude in this next one. Rí i dájú pé o irú ìyà yẹn sí àdúrà tó kàn yìí. And censor powers. Agbára ìrandíran. Holding my glory gbogbo mi mú. Your time is up. Ojoojẹ́. Dẹ́. In the name of Jesus. Orúkọ Jésù. Muy bien. Aha! You are getting there, you ¡Ya But Kayabo Center. Ribo Polikata. In Jesus' name we pray. Jésù la gbàdúrà. We're getting there. Ó àti súnmọ́ bẹ́ẹ̀. We're getting there. Àti súnmọ́ bẹ́ẹ̀. Glory robbers. Adigunjalè ògo. I command you. Mo pàṣẹ fún yín. Can I hear you shouting that loud? Ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ètò. Your voice is not loud enough. For me, my glory. In the name of Jesus Christ. glory back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back, receive it back. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Silence now. You the infirmity in the head. Ìwà ìlera ti ń bẹ nínú orí covering the glory. Tó bo ògo mọ́lẹ̀. I bind you and I cast you out. Ìwọ jáde. With the infirmity in the neck. Ìwọ àìlera nínú ọrùn. I bind you and I cast you out. Ìwọ jáde. With the infirmity in the breast. Ìwọ àìlera nínú I bind you and I cast you out. Ìwọ jáde. You infirmity in the stomach. Ìwà ìlera nínú ìlú. I bind you anacasta. You infirmity in the womb. Ìwà ìlera nínú ìlú. I bind you anacasta. You infirmity in the legs. Ìwà ìlera nínú ẹ̀jẹ̀. I bind you anacasta. In the name of Jesus. It's time to stretch your right hand to the altar again. Ó ti tó àkókò láti tún na ọwọ́ ọ̀tún Father, let the answer to stretch here. Bàbá ẹ jẹ́ kí àwọn ọwọ́ tí a nà síwájú. Become the answer of signs and wonders. Ó ti ọwọ́ ọ̀tún the answer of miracle and wonders, the answer of power and strength. In the name of Jesus. As this hand is used, let the strangers fade away and run out of their closeness. Thank you, Lord. Get yourself ready now. Get yourself ready now. Father, Baba this woman over there. arábìnrin tó ń bẹ lọ́hùn yẹn. dedicated to a serpent. tí wọ́n ti fi jè fún ejò. you serpent. ìwé ejò. hear the word of the Lord. gbọ́ ọ̀rọ̀ olúwa. this is mountain of fire and miracle. You have no right. Oh, let her To lay claim to her. Láti sọ Neither have you any right. Bẹ́ẹ̀ ni o lẹ́tọ̀ rárá. To say that you are her husband. Láti wí pé wọ́n lọ So you the serpent spirit husband. Nítorí náà ìwé ètò tí ṣe Release her now. In the name of Jesus. Stop it. ó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ Get yourself ready. Ẹ sílẹ̀ báyìí. If you have any infirmity in any part of your body. Bí àìlera bá ń bẹ níbì kan lágbàá. Smite the enemy and the enemy shall flee. Lú ọ̀tá ọ̀tá yóò sì sá. This is the time to smite the place. Àkókò rẹ̀ láti lù. Don't feel sorry for the place at all. Má ba ibẹ̀ yẹn kẹ́dùn rárá o. When you smite it. Nígbà tó bá lù ibẹ̀. You will shout Jesus. Ó máa kígbe Jésù. Get yourself ready now. Yàtí ìjẹ́ twenty one times. Let's go. Ọkàn lè lógún. Aha. Yeah. Fire. Let the fire begin to burn from the top of the head to the sole of the feet. That's the fire. That's the fire. That's the fire. That's the fire. That's the fire. Happy Check your body now. Yí àgọ́ ara rẹ wò báyìí. Check it very well. Yẹ̀wò dára dára. Do what you are not able to do before you got here. Ohun tí o lè ṣe tẹ́lẹ̀ kó tó dé ìbẹ̀rẹ̀. The healing power of God has touched so many people. Agbára ìwòsàn Ọlọ́run ti fara bẹ ènìyàn púpọ̀. The glory recovery power of God has touched so many people. Agbára Ọlọ́run ti ń gbọ́ ògo padà ó ti fara bẹ ènìyàn púpọ̀. Jesus is working on the body of somebody over there. Jésù ti ṣe lágbo ara ẹnìkan níbẹ̀ yẹn. Check that chest. Yẹ àyà yẹn wò. Check under your armpit. Yẹ abẹ́ rẹ wò. The power of God is coming upon you. Agbára Ọlọ́run gbàlẹ́ ọ. Thank Jesus. Thank Jesus. Yes. Jesus. Check that leg. Yes. Check that backbone. Check that swelling in the body. Find the power of eh. God has melted him with. Oh, Glory about us. Àwọn tó ń pa ògo. Can you shout it loud? You are a failure. kastetela kaja bushente. Aha, aha. Tonight is tonight. We are not here to negotiate. Postetele kaja bushente. Popote kate katela ma. Banakantende rebosto polama. saves you. Jesus saves you. Jesus saves you. Aha, God. In Jesus' name we pray. Lórúkọ Jésù la that, I stand against. But do you lòdì sí. Thou power of polygamous witchcraft. Ìwà agbára jẹ́ olórogún. I stand against. O dúró lòdì sí. Thou power of envious witchcraft. Ìwà agbára àjẹ́ I stand against. O dúró lòdì sí. Thou power. Ìwà Of domestic witchcraft. Àjẹ́ ìdílé. Whatever glory you have stolen. Ògo yòówù tẹ̀ ti jí. By the power in the blood of Jesus. Nípa agbára ẹ̀jẹ̀ Jésù. We recover them now. them. We recover them. We recover them. We recover them. We recover them. We recover them. In the name of Jesus. Thank you. Thank you, Jesus. All eyes closed. Gbogbo ọtí ju wa All eyes closed. Gbogbo akadì ojú wa. something is about to happen to twelve people. ohun kan fẹ́ ṣẹlẹ̀ sí ènìyàn méjìlá báyìí. and they may not be able to stand on their feet. ó wá ṣeé ṣe kán má lè dá dúró. father. Baba, anyone here. ẹnikẹ́ni tó wà níyìn. whose glory has been buried with his or her placenta. tí wọ́n ti rí ògo rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú olúbi rẹ̀. right there where they are. Ibi tí wọ́n wà ní. Let your angels of surgery. Jẹ́ kí àwọn áńgẹ́lì oníṣẹ́ abẹ. Begin to touch them one by one. Bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan. That's number one. Ẹnì kìíní nìyẹn. That's number two. Ẹnì kejì. That's number three. Ẹnì kẹta. Number four. Ẹnì kẹrin. Five. Ẹnì karùn Six. Ẹnì kẹfà. Seven. Ẹnì kejì. Eight. Ẹnì kẹjọ. Nine. Ẹnì kẹjọ. Ten. Eleven. Twelve. Ẹ̀kọ́ kọ̀ọ̀lá ẹnì kejìlá. Thank you, Jesus. Jesus. Now, one of the most serious prayers we are going to pray here tonight is this. Lára àwọn àdúrà tó lágbára jùlọ tá ó gbà níbí láṣálẹ̀ yìí Sisters, ẹ̀yin arábìnrin. Can you say this after me loud and clear? Ẹgbẹ́ ohun tó pè wí tẹ̀lé mi. Glory killers. Olùpa ògo of my father's house. Ti ilé bàbá mi. <laughs> glory killers. Olùkọ́ of my mother's house. Ti ilé ìyá mi. Can you shout those two things loud and clear? Ẹ̀sìn ìjọ méjèèjì ló wò Is that the loudest you can shout? Yẹ́ ò lè gbọ́ ìṣẹ́fẹ́ jù báyìí lọ ni. Dé! Uh-huh. Jesus ṣe orúkọ Jésù. Aha! Aha! It's happening, it's happening, it's happening. Recover your stolen glory. E Recover them. recover them, recover them, recover them, recover them, recover them, recover them, recover them, recover them. What a wonderful night to be here. Continue, continue, continue, continue. Continue, kapori kapori boka bara kaponde ketera bosa recover them in Jesus name we pray lórúkọ Jésù la thank you Jesus o ṣeun Jésù thank you Jesus o ṣeun Jésù. Before we continue our prayers. Quickly bring out your tithes and your offering for this meeting. Before we pray on the manna water. Bring it out very quickly. Father we thank you for the tithes and the offering. Àbá Good measure praise and follow Lord. Let it be our lot in the name of Jesus. Lay your hands upon our lives. In Jesus name we pray. As the ushers are going about to oh, pray. Let's listen to ministration by the choir. Iṣẹ́ ìránṣẹ́ àwọn akọrin. fall. Bring out your manna water now. Father, we commit these waters unto your holy hands. Let the spirit of the living God, the power of resurrection, the power of creation, the power of deliverance, the power of breakthrough, the power of favor. Agbára ojú Divine medication. Egbògi tọwọ́ Ọlọ́run. Divine vitamin. Àjírà látọwọ́ Ọlọ́run. Divine breakthrough. Àlùyọ látọwọ́ Ọlọ́run. Divine glory. Ògo. Enter into this water in of Jesus. Lórúkọ Jésù. Let this water receive the touch of fire. The touch of power. The touch of the anointing. The touch of glory. In the name of Jesus anointing that breaketh yoke. Nípa Wherever this water encounters a yoke. Bóbi Let the yoke be broken to pieces in the name of Jesus. Àjàgà If this yoke is been there since the person was born. Let that yoke be disgraced tonight in the name of I sanctify this water. In the name of the Father, the name of the Son, the name of the Holy Ghost. Let it be the water of supernatural conception. Water of power and water of strength. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Father, we commit this prayer letters into your holy hands. Answer them by fire. The Lord blesses you from Zion. Make the best to shine upon you. The gracious unto you.